رسول الله صلى الله عليه وسلم حتى صار مغموما حزينا مهموما وبعد هذا ربنا سبحانه وتعالى أنزل آية التخير فخير رسول الله صلى الله عليه وسلم نساءه بين الله ورسوله والدار الآخرة وبين الدنيا فاخترنا الله ورسوله والدار الآخرة فصار جزاؤهن أن حصره الله سبحانه وتعالى عليهم وهن يومئذ تسع نسوة أمتنا هذا التخيير هل يقو طلاقا أم لا فلا بد نعرج على هذه المسألة العظيمة فإن هذه الشريعة الغراء قد أعطت للرجل حق الطلاق وما للنساء نعم كذلك أعطت للنساء حق الخلو وهو الافتداء بشيء مما قد مهر به الرجل امرأته ولهذا وهل هذا كان بالكتاب والسنة والإجماع نعم قال الله تعالى فلا جناح عليهما فيما افتدت به وهذا الرسول صلى الله عليه وسلم كما جاء في الصحيح إنما بخار من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاهما في قصة امرأة قيس ابن ثابت ابن شمس ابن سلول خطيب رسول الله صلى الله عليه وسلم وامرأته جميلة وفي رواية مريم وفي رواية زينب وفي رواية سهلة وفي رواية حبيبة بنت سهل لكن سنعرج على هذا بإذن الله تعالى قريبا فنسأل الله الرحمن أن يفهمنا وينفقينا في الدين وقال فنوى باتوس وأنا مسلمي أن ترى لكي قرأت جرفان النبي صلى الله عليه وسلم أن ترى مرات ما جايك يفهم قوة الله بارس لكم كان النبي وقال bá ní sàlìkọ́lá rẹ̀ àti àwọn aráalé ànábì àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alìkíyàmá ẹ̀yàn àníẹ́sìn mo ń fi àsìkò rán láti ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́mẹ̀ òṣèrè náà lè ti bẹ̀rù rẹ̀ ní takúlọ̀ ẹjẹ́ àjọkọ̀nú ọlọ́run eléyìí náà ni tọba rẹ̀dà sọ ní àsọtẹ́lẹ̀ fáwọn tó lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ ti ń sọ fáwọn ìsọ́ fún ẹ̀mí wa kúò níbi ìyà ọlọ́run kúò níbi náà rẹ̀ gbogbo àláwà ń bẹ̀ kọjọ́ kákúlé máa ṣe tí ẹ̀ àlágbára bẹ́ látọ̀dọ̀ ara wa àfikọ́ràn wà lọ́wọ́ ká sì mọ́dé bí tó ní ká mọ́dé tọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ àtún ní kápá ẹ̀mí wa lórí ẹ̀ àfikọ́sọ wa ń bẹ̀ ọba dédàdákùn ìbẹ̀rú ẹ tọ́jẹ́ ti tòótọ́ mọ́sà sí ní láti lè bá jẹ kóńkálukú ọmọ pé ìsìláàmù yìí béèyàn ọ̀bá ti ṣe tọ́bẹ̀ padúdé ó ti fi gbogbo nǹkan sí rẹ̀ bẹ́ẹ̀ bá ló fi nǹkan sí rẹ̀ èyàn nífẹ̀ẹ́ rẹ̀ béèyàn ló fi mẹ́wàá sí rẹ̀ èyàn nífẹ̀ẹ́ rẹ̀ béèyàn lọ́fẹ́ gbẹ̀rún sí rẹ̀ kẹ́sà pé gbogbo nǹkan téèyàn máa ń rí ah, pẹ̀lú bó ṣe ránṣà sáàmùsí kí ni ó bó ṣe náà síwá kí ni ẹ̀rí wa tàà bí ń sọ ilé Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tàà ń bọ́rọ̀ bọ̀ bínú lẹ́sọ̀ sáàmùsí láti ọjọ́ mẹ́ta sẹ́yìn wọ́n ní ọkọ rẹ̀ tó ṣe báyìí fún ẹfà inú Ànábì wa Àbákìrì wọlé, Umaru wọlé, gbogbo ìlàtí sọ ṣùgbọ́n tó ń ti bí ó ṣe pé àwọn ìyàwó ìkíni wọ́n ń béèrè wọ́n ń béèrè ìlẹ̀kún káwọn náà wọ́n ń béèrè àtàwásúrù fi mẹ́ta ìdúnìyà káwọn náà tún pẹ́tàpẹ́rà sí níbi ìgbádùn ayé alẹ́bí aságbọ́gbà tí kò tí sí nǹkan nǹkan láti wà kí ni kókò tí a náà ilé ni ẹ̀bá ni chẹ́ǹgì ẹ̀ tó kọ́ ẹ̀ẹ̀tún rẹ̀ alúsà sálàmù kò change rẹ̀ sọ́rọ̀ wà tó rọ́bí wasalamu alé tọ́rọ bá fi mú sọ́dọ̀ a fi sọ iye fíìtì tí mẹ́nu lé o aṣọ bó ṣe ga aṣọ tí a fi kọ tó ń ti bẹ́ẹ̀ anábì máa ń fún yàn lọ́gọ́rùn ràkúnmí pẹ̀láṣì ọlọ́run bẹ́ẹ̀ sì ni bí ìgbàtẹ̀ ní fún yàn ní ọgọ́rùn ọkọ̀ ó lè fẹ́ èèyàn tí ẹ̀ṣẹ̀ yọ́ yẹ̀jú eléyìí yọ́ yìí tọ̀hún kó wàsásùn àwọn ìyá ìná rí asọ̀tọ́pọ̀ ń pa wọn ṣùgbọ́n gbà tó di wípé wọ́n bèèrè tí ànẹ́bí òní lọ́dọ̀ yìí ọba dẹ́dà wá fèsì èsì rẹ̀ ni a fẹ́ mú bẹ̀ wọ́n mẹ́ni ọlọ́run àti ànẹ́bí rẹ̀ àti tí mo pèsè lẹ̀ fún gbogbo obìnrin ó ń sùúrù tó bá àbí ayé ní a fẹ́ ti gbádùn kọ́nà nígbà wọ́kì wó sì gbádùn ṣùgbọ́n tí a fẹ́ ṣe òyínú ilé rẹ̀ kọ́ ni ọjẹ́ ìbéèrè wádé tàhírù yẹn ó yẹ kí àwọn obìnrin kí wọ́n tún máa ti bẹ̀ dáfòtòló wípé wàláhì ọba dẹ́dà pán àwọn lé pípọ̀ kò sì síbi tí wọ́n ti rí àpẹ̀lẹ́ jùnú ẹ̀sẹ̀ ọlọ́run ọba lọ́pọ̀ tóbìnrin bá lè máa bèèrè lọ́wọ́ ọkọ rẹ̀ in tó mọ̀ kọ́kọ́ ò ní ọlọ́run bá dọ́dà wá fẹ́ fèsì ọwá ní nínú kó dúó rẹ̀ nínú kó sọ pé o mú ayé tó wù ọ̀hún lọ lórí tí ni ìzá tó bá wá jẹ́ pé bèèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ in àhán àwà àgbọ́yé láti bẹ̀ wípé hmm, tàkìírù tá ń sọ yìí ẹmú kan nínú méjèèjì ìfi sọ wípé obìnrin nítùmà bọ́kùn náà ṣe nítùmà fàníṣàú ṣàkọ́ ikúrìjáì ó ń sọ́rọ̀ ní àwọn obìnrin tẹ́ ń wò yẹn ṣàkọ́ ikúrìjáì àwọn náà ni kápẹ́

kàtọ́jú ọmọ kàtọ́jú ilé ọkọ ìtumọ̀ fara ní ìyá ọkọ ìmúfẹ́fẹ́ bàbá ọkọ ìjíwọ ọkọ ìsíwọ́sà agbára kan bẹ̀tọ́lọ ń fún ọkùnrin agbára náà ni wípé mo ti mánéjì ẹ̀dá ayè kan má bàyé èdè je ma wà wípé ọkọ tó ní ìbànújẹ́ ní jẹ́ fún sóbìnrin náà lè sọ wípé òun lọ bẹ́ẹ̀ni ara bẹ́ẹ̀ni òun ni tó débi áyàtàdé ìgangan àrísàn sọ fáwọn ìyàwó rẹ̀ wípé ké ọlọ́run ní àníbì sọ fáwọn ìyàwó rẹ̀ gbogbo táwọn bèèrè tí wọ́n bá lè ṣe sùúrù ọ̀sàbúrú ẹ̀yìn ṣe lórí kìsì ni lórí ń tó bá dẹ́dà ọ̀fẹ́ ń tiẹ̀ tàwà pàtàkpẹ́ra ìyàwó máàmù kí wọ́n wọ́sọ wọ́n yọ láti bẹ̀rún tó rùn bá ti mú aṣọ pọ̀sẹ̀ tí ó lè wòkè mẹ́nú wa àfikà dojúbọlẹ̀ nítorí pé ìmọ̀lẹ̀ tí ó jáde ń bẹ̀ pẹ̀lú gláìsì ń bẹ lára sọ ó lè wọ́n máa pọn báàgì 50 million ńgbọ́ ẹ̀tí owó rẹ̀ yàwó sáfíwá wọ́n máa bọ bàtà tí ó máa sálámà salamu alaykum salamu alaykum lẹ́sẹ̀ ẹ̀lẹ́à wọ́n ni à sálámà rẹ̀ bí ṣe ń ṣe pé tí bátì rẹ̀ bá jó 2.5 nàìjíríà bátì rẹ̀ èyí tó bá dẹ̀ láti ẹ̀ nílò sùn méjì sálámà tẹ́ gbọ́n owó lẹ́gbọ́n kìí sálámà lásán tó zọ́n fún àwọn ìyá wa náà fẹ́ jayé ẹbẹ́ ọba rẹ̀dà sọ nǹkan tó sọ fún wọn ṣùgbọ́n annabi nìyẹn sallallahu alaihi wasallam tó jẹ́ pé kò jẹ̀bi wọn tó bá wá jẹ́mi àti yínkọ́ àtàkìyìr kẹ́yìn ọmọ sọ fún ìyàwó rẹ̀ wípé ọba sì jẹ́ pé ìmbà tí ọlọ́run mọ́ o ìfara ní ọ tó bá fẹ́ máa lọ ó lè máa lọ o só lè bí tọ̀láàkì káwá ibẹ̀ntì ẹ̀tún jìnà àmbọ̀. ṣẹ́ríán ọba lẹ́dà gbé tọ̀lákùnlọ́kùn ilọ́ pé ìyàwó yìí kò pé mímọ́ tí ẹmọ̀ pé kò pé mọ́lọ́sọ ọfẹ́ ẹ̀kọ́ bá jẹ́ pé àbòsí ló fi ṣe tí ẹ̀kọ́ ni ó jíyẹ pàákẹ́ kò pé àwa ní ẹ̀sìn wáyì ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn òdodo ni bọ́kùnrin ṣe lágbára tọ̀lák ọlọ́run wá fún obìnrin náà ní khulu'u obìnrin náà ní khulu'u kí ni a ń pè ní khulu'u o náà ní aliftida muftalatil fi gbára ẹ̀ kalẹ̀ wípé ìjẹ́ ìyàwó fún yí mọ̀ fẹ́ bọ̀. ṣùgbọ́n àyètàdé ọgbà ẹlẹgẹ́ dáadáa kájẹ wọn obìnrin ọgbọ̀yé jẹ́ àfi súnà ní hadith Thawban mọ́lá sọ̀rọ̀sálàm ó sì ọlọ́ ni ayyuma kan gbogbo ìké yìí obìnrin tó bá sọ fọ́kọ rẹ̀ wípé kọmí ìǹsímá ìǹtí ẹ̀símá tí ó sì jẹ́ pé ìdí kan tóbìnrin yẹn lè mú lọ pàdé ọba dẹ́dà tí ó fi sọ wípé òun jàrí ọkọ òun ọwà kò sí ìdí kẹ̀kẹ́ tó nítumà in tí ò nítumà obìnrin eléyìí

bó wá ní ìwọ ọkọ ìwọ nìyàwó ìwọ ìyàwó ìwọ lọ́kọ kò sì sí tó jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lè gba ọmọ lọ́wọ́ méjèèjì kò sí ibikíbi tó bèé bá ti dọ́kọ tọ́kọ díyàwó in tí wọ́n bà bí bẹ̀ mú ọmọ àwùjọ ní ọlọ́mọ I will call policeman yóò kọlù ọlọ́pàá náà nù ó sì kọlù ọlọ́pàá dádì òun wọ́n fojú náà ọlọ́pàá ní kò síwàlá ìfojú ọmọ ọlọ́mọ ọmọ 14 years 30 years ẹfẹ́ máa rẹ̀ jẹ wọ́n sì lè lápamú wọ́n mú lọ sọ́dọ̀ ìjọba nù ìjọba ó ní ẹlọ fún àti òbí ma ìjọba ó ní ẹmú lọ sílé àwọn kàkànsábó àwọn gé ìjọba ní wọ́n ti ẹ̀fọ́ rí àwọn láyé ibi tí wọ́n parí ọ̀rọ̀ wọn sínú jama'a hulu ta wá ń sọ yìí ọwọ́ àgbà ìfarabalẹ̀ ó sì ní àwọn okùnfà àti àwọn kíni o àti àwọn ìdí tí ó bá ti jẹ́ pé nkankan nún tàn sọ́n ìlọba fà obìnrin ọ̀daràn tọ́bọ́ wá jẹ́ pé àwọn nkankan nún tàn sọ́rẹ̀ ní mákàmà

wàkíánà náà kìsọ̀ dìn tó bèèrè bá jẹ́ wípó kórìíra ẹ̀sìn bí pọ́kọ̀ rẹ̀ ṣe ń sin lọ́n ó bèèrè kórìíra rẹ̀ ó rí wípé bọ́kọ̀ bá ń bá lọ báyìí ó súnmọ́ káwọn ìyàwó mọ̀ wá sọ pé à ẹmẹ́jì àjúwé ìmọ̀ ní kò sí bákan ṣe bí dábì rẹ̀ lówó lọ́wọ́ ìwò sí ọyá wọ́n wọn bí ìṣẹ́ mẹ́rin gbà náà mẹ́ta ní àwọn ẹgbẹ́ rẹ̀ lówó lọ àwọn ọ̀rọ̀ bá ń lọkùnrin bí ó tún máa sọ tí ẹ̀dùn náà mò ń gbowó èlé wálé ọ̀njẹ́ ń bẹ̀ kí n jẹ́ ń bí wà láàrin kò ríro tó kẹsẹ̀ èyí táwà ń sọ yìí ọ̀rọ̀ islamu la ń sọ yìí àṣọ́rọ̀ Nàìjíríà o wípé ùsásù <laughs> dáadáa wà ní àfá àmà sọ orí báyìí rẹ̀ ẹ̀ẹ́kẹ́jọ́ rẹ̀ tíyàwó mi ọba ń gbáwó lápò wọ́n ti fi ṣe ìyá wọ́n ti fi jóye nínú ọ̀nà jẹ́ pé tí wọ́n bá kọkún ọ̀fẹ́ yá ni wọ́n yà òun gan mọ́ ṣe wọ́n ìyá àṣàlẹ̀ ní fáwọn mẹ́yẹ̀yàn ládùúgbò tó tún ní ṣáàtì mẹ́gbà lórí wọn lẹ́wà ń pé obìnrin lè fún mú kí ìyàn ilẹ̀ tí ìyàn bá ń jọ wéèlì ọdá kí lẹ wá fẹ́ sọ ń pàyàwó ti mi o ń gan ní agbódìgbà tó àṣọ̀rọ̀ nulé ọ̀rọ̀ islamu la ń sọ o ń kálukú ní ọwà mọ̀rú islamu ti bá ń ṣe tí mú lọ̀dọ̀ ni ẹmu làfá mu sáwọn èèyàn sí lè mọ̀ pé ń tẹ́ tí ẹ lè mọ̀ pé ń tẹ́ ìdánwò rẹ̀ obìnrin sọ́sọ́sọ́sọ́ ọwà dì wípé ojú ti ìfọ́ a máa múngbà mi tí ó dà lápá a múngbà mi tí ó kẹ̀lẹ́sẹ̀ bí ṣe ń bá kí ọlọ́run ni a máa mú tí ó ó tí ẹ mọ̀ kọ́kọ́ ọ̀hún ó ń mo bá fẹ́yàwó lé ọkọ̀ fìyà jí ọ ni wọ́gan sí mo tí ìrí ọbọ́ yóná kí ní kàkàn kìbà kí lẹ̀ ń wí lẹ́nu tí ọ̀dá obìnrin lè torí rẹ̀ sọ wípé ohun sí má ọkọ̀ tẹ́lẹ̀ yìí akíkàndákà sí ni sẹ́ọ̀mà pọ̀wọ́ ìsìlámù lánzọ́ àwọn èèyàn ẹni tí bá ń bẹ́nú ẹ̀mí rẹ̀ pé irú wá náà lóbìnrin ọzọ̀ pọ̀ ìmọ̀ kọjá wọn àfáà tó ń gbọ́rọ̀ wọn ní wọ́n ti fi nǹkan ṣe èèyàn inú kéyì ò jìnà síbi tí ẹ pè ìsìlámù gbé tóró olórí burúkú ni èkírùn ní èsì ìkí pé musíbẹ̀ ìdáni bí ń bẹ láwùjọ àdúà àgbà jẹmáà kò ẹsẹ́ e pé bíréjì yóò ṣe máa lọ nílọ àti ilé àtòkò ọjà náà ẹjá lọ máa kékọ lọ́wọ́ sí bọ́lọ̀ láni àmà kékọ kàpàrà sọ́rọ̀ láti ẹjọ́ yìí sọ́lọ̀ ń tẹ́ mi lẹ́nu mí mi ẹjá lọ máa kékọ lọ́wọ́ ẹlòmí ọmọ ìbẹ̀rẹ̀ pé wẹ́ wọ́n gbé èèyàn wà báyìí tí wọ́n pọ̀ wọ́n sì ń sin ọ̀kadà ọ̀kadà tí wọ́n lọ rà tí wọ́n lọ rà ní tí wọ́n lọ rà ní company wọ́n sì dẹ́sẹ̀ ní India sẹ́bí àwọn èèyàn ti ń sin ìsìnkú sí tí ó ṣe sàárẹ́ tẹ́sí bá tí ó sàwó ibẹ̀ lásọ̀ pé àdúrà ó ti gbà jẹma anúṣàṣẹ́wà pẹ̀lú ọ̀sọ̀ hábà jọkan adam al-hadith abdullahi abu nu'as wal hadith muharraj bi sunan bukhari ó ṣẹ̀rọ wa ni kaifa bik riwaya mi wà pé kaifa bikum ó ní kan dojúkọ riwaya mi wà pé kaifa bikum ma òun àti bàbá rẹ̀ riwaya mi pé gbogbo ọ̀sọ̀ hábà bí dojúkọ jọ́rọ̀ yìí pé kaifa bikum bó kùsáàlà nínú èdè darbawa tí a ń bá fi yọ ojú lọ́wọ́ gbogbo nǹkan in tó bá gbé ìta rẹ̀ ní kùsáàlà rẹ̀ tí a bá sáyèrè gbogbo àwọn òkúta nǹkan kan ìgbójú bẹ̀ fún àṣánṣọ́ra wọn tí a bá gbèrè náà ìgbójú tó yọpọ̀ mẹ́un bá pè tó bá di pàà tó

bó lẹ́sẹ̀ fẹ́ ṣe tẹ́yìn èrò jùrí ọlọ́run èyí sí ti bọ́lọ̀ yé ń ah, sọ bá ní ànàbí kayfa bina in tó bá wí fún àní o ṣe ẹ̀mà wọn tẹ́ẹ̀mà bá náà ni alladhina majjat u'uduhum wa sọ ń sọ ní ànàbí tó bá sọ fún kílẹ̀ kọ́mọ̀ sí o ànàbí ni alaykum bi khassati anfusikum mójútó ara rẹ̀ ìyàwó àtọmọ wàjá ń gàdà àbìlà àmà kọ́ ọmọ sọ pé gbogbo ayé lóòkó sínú pé àà yìí sì wà láàrin gbogbo wọn ó súnmọ́ kí wọ́n náà mọ́rùn júrí ọlọ́run ìwọ́n bọ̀ bá já àsìkò ńlá ti wà tọ́kọ̀ obìnrin bá di akítànjá kẹsí jẹmọ́ ẹwọrún obìnrin tó bá rí báun kọ́ wá lọ sọ fún bàbá àti mọ́mọ́ rẹ̀ wípé ìrò pé mọ̀ in continue nínú márèjì mi pẹ̀lọ́pọ̀ mi o ah, inú rẹ̀ rẹ̀ sọ tàlọ́kọ̀ọ́kọ́ nínú àwọn àti rẹ̀ èmi gan tí gbogbo jẹ́ yàrá yìí àbúrò mẹ́jọ mú lẹ́yìn obìn gbogbo wa yàwó ọ̀bọ̀kún ìgẹ́gẹ́ fọ́sẹ́ tó kọ́kọ́ nínú kí kí ló dé pé èyí kí kí wà wà kí ni tó bàbá tó bu ẹkùn á kí ni tí ń ṣe gan ṣe tẹ̀bí ipọ̀ ni ó ní òfin pàun kí ẹ kìí sẹ́wọ́n lẹ́tẹ̀ gbé onípọ̀nà jẹ́ ti kó lọlé àwọn kí wá ní kókó ọkọ̀ mi ìkírùn déédéé ẹwọ́ mbìta ní bí ẹ̀ṣẹ̀ pọ̀ tó yìí 99.9 ni ó kó sí ṣàkírọ̀ ṣàkírọ̀ sí ìpẹ́ ń díọ̀ lọ́gbọ̀kùnrin tí pé ẹ̀bẹ̀ tí mò ń bọ́ ọbẹ̀ lọ́nà pẹ́kọ́ mọ́ lé ọkọ̀ ọmọ gbádùn bí ẹ̀rà sútàbó sí gbádùn lọ́yìn ṣe ẹ̀tìráwùjọ tábára wa aláfẹ́rọ̀lọ̀ àkọ́kọ́ akọkọ ọ̀nà ọ̀kọ́ àtàkìwà obìnrin ọkọ kègbáwẹ̀ kò sí lẹ́skúsì ọkọ pò kí ẹ̀dà níyẹn tí ó bá dẹ̀ jẹ́ káwọn èèyàn ọgbọ́ ó ń kákọ́lọ̀ bí sí sílé ayé rẹ̀ kí mọ́nà ní wàhálà ọ̀tọ̀lọ̀lọ̀ ọbọ̀ta bí ṣe máa sínú ìyàwó ìwà kéèkéèkéèkéè ọkọ̀ ọ́sá lè ní obìnrin torí ẹ̀fọ́pọ̀ rẹ̀ lẹ́ ibi tẹ̀sínú wakadhalika law ń bẹ tó jẹ́ wípé ó lè jẹ́ ìbànújẹ́ ọkàn obìnrin òun ni bọ́lọ̀ ń ṣe dá ọkọ rẹ̀ jẹ́mọ́ yóò mọ̀ yàwà lẹ́nu wípé yóò sì wá dẹ́yìn ọ̀rẹ́ ìkọmọ́ sọ báhùn obìnrin wọ́n dùn confused obìnrin sẹ́ wọ́n dùn confused ẹnìkan bẹ obìnrin wọ́n fi sẹ́nu sẹ́ ó sì pọ̀ sẹ́wọ̀n ó sì kọ̀tán ọ́rà ní sẹ́fún ránkà fún ó sì fi drọ́mù tó rọ́ta àti bàbá ti àwọn náwó tí gbogbo wọ́n dùpa wọn náà ti wá bọ́ ibàṣẹ́ ẹ̀kà ọba pọ̀ méjì lọ bá bọ́ ẹkún kí ló dé ó lò ń tijú àǹtí wọn tó bó ń sọ̀rọ̀ ní iṣẹ́ yóò wo ohun sí magan lẹ́yìn ọdún márùn obi a máa fẹ́ tí ọ̀fẹ́ nítorí àkàn gbogbo ń tàn sọ ìyàmọ́ mẹ́un kí wá ní tó pìlẹ̀ àlàmẹ́rí kò fi jẹ́ wípé ọba dẹ́dà gbágbára fáwọn obìnrin náà obìnrin ó lè kọ̀kọ́ ó lè sọ wípé ohun ọ̀fọ́kọ̀ ohun ìmá lè dọ́ tọkùnrin bá lẹ lílẹ̀ tó jẹ́ wípé ọ̀ká obìnrin yẹ obìnrin sì mọ̀ wípé tó ń bá lọ yọ́lẹ̀ owó rìbìnú ọlọ́run kó wọ́n wá máa du òun nú kó wọ́n dọ̀tọ̀ ọlọ́run ohun lè ṣe jẹ̀mọ́ kóbìnrin sọ yóò ta náà ní ìsẹ̀ kí ni ó tí ó mọ̀ sọ fún tọ́nàrù gbogbo ń dáa ń sọ yìí àwọn obìnrin wọ́n yàtọ̀ sáwọ ọkùnrin táa bá ti ń sọ tó ní bá ṣe pẹ̀lú wọn a ma a ma tó tó sọ torobìnrin èmú kankan bí wáàsì àti tó bá pè gbogbo ń dáa ń káà lẹ́yìn ẹ̀tọ́ yín ni ṣùgbọ́n ẹ̀tọ́ yẹn ń sọ pé ròó kò tó ṣe ẹ tí ẹ pé kèése tọ́kọ́ ń ṣe ní sọ pé ń ṣe orísẹ̀ẹ̀sẹ̀ láti rírí o ní bẹ̀ndì rẹ̀ àwọn Yorùbá àwọn ní a máa fi náà paná ẹ̀sìn tí wà ò rí báwọn Yorùbá ó ní kẹ́ẹ̀ bá rẹ̀ ń tọ́sọ kó mẹ́hà lẹ́yìn sẹ́ẹ̀ pé tó ẹ ká fún ní pé àà òpùrọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ ni ó pé omi hàn lè yóò bó nì ẹfún lọ́mọ odókè yọ sẹ̀rì ó ma fi rọ wúrọ́ e, èyàn sọ fi pé omi hàn lè ó ti parọ́ rẹ̀ jù ẹ mọ̀ pé omi ò alé wá ní ọmọ odó ní kẹ́yìn náà tún gbélé lọ bí ẹ̀ ti tó bọ́nà wọ́n sọ ọ̀kọ́ ìrọ̀ ní ó tùpa irọ́ ni ráì ìbànújẹ́ ẹ̀dá ayé ọ̀run ni kọ́ wà wájú ọlọ́yìn ó tù parọ́ bí ń gbáwẹ̀lẹ̀ yọ́ parọ́ bí ń sínú yọ́ parọ́ bí ń jẹsàrí yọ́ parọ́ bí bẹ́nú òdòrò ìrọ́ ni wọ́n máa pa bí bẹ́nú bàdìjẹ́ ìrọ́ ni wọ́n máa pa bẹ́ẹ̀ fọ̀rọ̀ ara rẹ̀ lọ irọ́ ní ọpa ọ̀rọ̀ ọlọ́rọ̀ irọ́ ní ọpa in tó bá rí ọlọ́wọ̀ orí irọ́ ìtí pọ̀jù bẹ́ẹ̀ sì ni ọ wà lára ìbànújẹ́ tí máa ń bá obìnrin tó bá rí ọkọ rẹ̀ lòkúrọ̀ ni pé à ń fi ọpọlọ ara ẹni gidi là ń sọ tó lè ní Nàìjíríà sí gbogbo àwọn àlàmẹ́rin tó bí tàhí ìjọsìn àwọn ìyá wa ń béèrè nǹkan tó jẹ́ wípé ọlọ́run wọ̀ sọ pé kèèsẹ̀ tọ́ wọn ọkọ̀ wọn ò ní ṣùgbọ́n àfẹ́ jẹrú ayé ẹbẹ́ ànábì tó ọlọ́run tó wá sọpá nàbí pé sọ pé kúrò kanú méjèèjì tó bá wá jẹ́ pé obìnrin wà ní kú ẹ̀ntara ní ń kọ́ yóò sì kúlù àwamọ̀ ànábì sallallahu alaihi wasallam àdàrìjá àbí sọ́dọ̀ ìbọ̀kọ́nà hadith ibn Abbas fa'atati rasulullah jẹ̀mílà ìtìláàfù bẹ́bí ó kọ̀ yáì apákan ní jẹ̀mílà ni apákan ní zainabu ni apákan ní maryamu ni apákan ní habiba ni bintu sahal tí ẹ̀rẹ́ tí ó pè ní jẹ̀mílà àti habiba bí wáyà tó wá lọ́dọ̀ tí wọn ó ní agbára pípọ̀ zainabu àti maryam ọ̀pọ̀ ìfẹ́ ká yóò gbé wa lọ sínú ọ̀pọ̀pọ̀ àwọn alábìfì yóò sì gbé akó níbi mọ̀dú ìdí tó jẹ́kẹ́ mi náà tó sọ débẹ̀ náà máa sọ díẹ̀ nìsìn obìnrin ìwà mọ́sí aslam lè jọna ó ní ya Rasulullah wàhíyà imra'atu Thabit bin Qais ibn Shammas obìnrin ó jẹ́ ìyàwó fún Thabit ibn Qais Thabit ibn Qais yìí sọ̀hábíyùn badariyun kọ́dà ṣeídà rẹ̀ sọ̀sán biljanna annabi jẹ́rì pé yọwọ́ aljanna ó sì ní kìsọ̀n tọ́fà annabi jẹ́rì pé yọwọ́ aljanna jẹ mọ́ ẹjọ́ kò ẹjẹ́ islam wa inú ẹjẹ́ àṣẹ o kámẹ́sìn kami ìyàwó ta lọ́wọ́ ìyàwó ẹnìkan nínú àmà aljanna ó bá rẹ̀ sọ̀sán إني لا أعتب ثابتا ابن قيس في خلق ولا دين emire wájú rí ànábì ọ̀rọ̀ ọkọ mi mo gbé wá ọkọ mi wípé ẹ̀sìn rẹ̀ ọ̀dá àà ẹlẹ́sìn ni tí è ṣẹlẹ́sìn bákanáà húnúkú ìwà ó ní ìwà rẹ̀ bá mi lọ́ra mú wàlákin akraul kufra fil islam ṣùgbọ́n tí ń bá ń wà lè rẹ̀ ìmọ̀ hu àwọn wàkásí tó lè mú mi padà márùn-ún rí ọlọ́run lálìkì àmà kí wá ní tọ́fà nǹkan wọn nínú ríwáyà mi kẹ́ẹ̀nà tẹ́kọ̀ọ́ dàmàmẹ́ta dàmàmẹ́ta zẹ́ ọkọ rẹ̀ búrẹ́wà tí èsẹ kéèké pọ̀ isu yìí nítorí àtàbítù yìí nítorí pé sábítù èèyàn kúkúrú ni ọwà dúdú ẹwà mọ̀ èwè mọ́ ọlọ́run tí pọ̀ isu bá ń sọ̀rọ̀ bí wọ́n mọ̀ gbọ́nwé mà sẹ́ẹ̀sì mọ̀ pé téèyàn bá rí tó tó kọ́lọ́rọ̀ ọ̀gbọ́ ní bá léèyàn kì í sábà tí àwọn obìnrin lọ́rùn igbe náà sì rẹ̀ àdámá rẹ̀ ni ibẹ̀ náà sì lọ́lọ́n ti gbé ṣáàdá lílọ́ toró ní banú jẹ́ ń jọ́tí ayàṣọ́rọ̀ pé látàrífàwọ́ àṣọ́wátà kó fọ́kọ̀ṣọ́ ti nàbí bó tí ma parọ́ bí ànàbí bá wà bọ́lọ́n sì ṣe dábẹnu ìbànújẹ́ bá mọ̀ lọ́bá yóò kalé àbíbà ní wọ́n lọ ránṣẹ́ sí wá bọ́lọ́n ṣe dọ́ ni kọ́dà tọ́lọ́n tàbí bẹ́nu rẹ̀ ọmọ àlìjẹ́nà sì wá ní ọ sábìtù ọmọ àlìjẹ́nà ni ṣùgbọ́n bí ìyàwó ń rí

òní náà ni lọ tí bá jọ fẹ́ sórí rí ní akọ̀ ní ìdájúgbé àríwí bá sọ̀rọ̀ ah ó ní ànàbí ní ma sẹ́rọ̀ lára rẹ̀ ní ilé mú mara mọ́ ó sọ̀rọ̀ ní ọdá àtẹrù dínà àlẹ́yà orí rẹ̀ sọ́ọ̀dá oko rẹ̀ padà fún torún kó fẹ́ kọ̀ ìwọ́lọ́fẹ́ kọ̀ báyìí tó bá sì ti dàbáhùn nípa kílẹ̀ yán mọ́ dàrú in tó ń sọ ìkápọ́ bá dọ́ lójú bẹ́ẹ̀ dọ́dọ̀ ọba dẹ́dà wípé ọjà fún ẹ̀mí rẹ àtàlìkìámọ́ rẹ ó sì mọ́ síse tóòtọ́ tí èé ṣe pé irọ́ mi lọ ń pa in tọ́kùnrin ìfọ́ tó fi sọ abẹ́ẹ̀rẹ̀ dẹ̀kọ́ fún ara rẹ̀ sọ́ọ́dà padà sẹ́mọ̀ pé ó lè lára obìnrin ó lè lára obìnrin obìnrin wá sí ṣẹ̀dí akọ̀tù ó ní wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ ọkọ̀ òun ti pọ̀jù pẹ̀láwọ̀ obẹ̀ ọgbẹ̀lẹ̀ ìmìdí ọ̀rẹ̀lẹ̀ ilẹ̀ẹ́kẹ́ ọkọ̀ ẹ̀bá ni à ìmí ni rẹ̀ tí ẹ bá sí pàtí ìsìlámù gan dé tíátà mọ́lọ sí skú wọ́n sáàkì kékeré wọ́n sọ ó ní ohun ọ̀fẹ́ mọ́ tí wọ́n sì fẹ́ ọjẹ́ 2.5 jẹmáà ti sọ̀rọ̀ márùn-ún jò ní àìsọ́ sí in tí in dá àwùjọ wá tí àwùjọ wò kí ní túnmọ̀ náà nù kí wọ́n sọ wípé obìnrin lẹ́tọ̀kẹ̀ tí ó bà ó jìnà sọpọlọ ẹlòmí ti sí ń kírun ó sì lóhun kírun ń dáwẹ̀

sọ́ọ̀dá ọgbọ̀ oko rẹ̀ tó fún ọ tó fi ṣe márù rẹ̀ sọ́ọ̀dá padà ẹmọ̀gbọ̀n tó bìnrin ó ní Waziyada wà ziyada in dà padà tọ́bá tó fẹ́ bèèrè nǹkan mí kan wà láì tó fi kọ fún wà ziyada ìfẹ́ lábúrú ìwà tàbí ọgbọ̀rẹ̀ tàbí ọ̀dá ni ìpàrà àdíkọ̀ kọ isu mọ́jọ ọmọbìnrin mọ́jọ tààrà ẹ̀dọ́ lórí burúkú gba oko rẹ padà wọ́tọ̀ lẹ́kọ̀ ha tẹ̀pẹ̀lẹ̀ ìkọta ni wàákọ̀ ìkọ̀ lọ ọkọ tó mú wa tí ó wà ìwà ń túmọ̀ wípé ẹ̀rí rẹ̀ ọfẹsẹ̀ mọ́lẹ̀ jama'a kí wọ́n ní obìnrin kan nínú àwọn tiwa ó lóun ọ̀fẹ́ ọkọ ọ̀hún mọ́ wọ́n nítorí kíni ó nítorí àwọn nǹkan báyìí tí ń jẹ́ ọkàn kí o wá mọ̀ sọ pé à tí ẹ̀rá wọn obìnrin náà gan sí àwọn aláwòjìnlẹ̀ bá ń lò bọ́lọ̀ ń ṣe dá obìnrin yàtọ̀ sọkùnrin gẹ́gẹ́gẹ́gẹ́ obìnrin gbà pàlíkì àmọ́ ọ̀dá ṣùgbọ́n ẹ má dáyé ìrúmò lọ níbẹ̀rẹ̀ tí ó bá wá rí bẹ́ẹ̀ kí ìyàwó ọmọ àlìjẹ náà máa sọ pé ó fi àwọn ọkọ òun lẹ̀ ó ti wò pé ọ̀nà àlìjẹ náà tí èèyàn máa ń gbà wọ́bẹ̀ ọ̀pọ̀ ṣe bọ́ ní á ní ọwọ́ náà sí ẹ́ ti sọ tó ní ohun òsìlẹ̀ máa sí sí ọmọ náà láàrin tó ti jọba àlìjẹ náà

jẹmáà ẹwà sọ pákàlẹ̀kẹ́ wo ní bẹnu islamu ọba dẹ́dà bá àdá yóò pùdá bá àdá yóò pùlẹ̀dá láàrin lọ́kọ̀láyà tàkìírì àmọ́mẹ́ kúlù ní ìparí àti ìparí ọ̀rọ̀ kúlù ìnáta torí àwọn nǹkan tó so mọ́pọ̀ obìnrin wá wà ní ẹntọ́lẹ́tọ̀ọ́ kọ́dà obìnrin a máa fọkọ ẹ̀lẹ́ torí ipò ti dàgbà pé kí gan ni pé ah kọ́dà ẹwà máa wèmọ́ náà gbogbo ń tàà fi sọ̀rọ̀ pátá nígbàtí wò sí Nigeria ń tàà mẹ́ ni wọ́n wà orí fóòn láti àṣẹ́mọ́ ń kàtíkẹ́ fún tòótọ́ wọ́n ti gbọ́n sí ákídù wọ́n ti gbọ́n kan ṣùgbọ́n ẹkùn lòun sún lélé ohun fàgbàlagbà olówó bàbá àwọn ah, fọ́mọ́ wọn ọmọ ike tájọ máa sí ilé ayé lọ́wọ́ rẹ́wẹ́rẹ́wẹ́ lọ́tí ọlọ́run olóòrùn lẹ́rí rẹ̀ òfìsì kúnnú àwa ń bọ̀ bí àwọn ìdàjọ́ tó wá súnmọ́ padà a mọ̀ súnmọ́ sàsáàmì padà tí wọ́n dè fún wa ní dè pé ìjú ẹ̀mí ẹ̀ bá bọ́ iló tó frí ìrọ̀wù wọ́n sì báwọn náà sọ pé èyí tẹ́sì bá pè lẹ́tọ́ ọ̀rẹ́ tọ́ ọba gbẹ̀gbọ̀nà òdì lọ ìwọ ló nìyà ti mẹ́mẹ́ wọn bàbá mọ́ sọ̀rọ̀ kẹjọ ń gbàgbọ́ Yorùbá wọ́n ní àjẹtọ́ ó bèé tọ́ pọpọ rẹ̀

èyẹ ti wà àti wà ní àsìkò mẹ́ àsìkò ma rẹ̀ dáadáa belon fúra rẹ̀ ọkọ̀kọ́ tọ́lọ́m bá pé ó yé léyàn máa wọn náà kọ́ wá di wípé Ọ̀yọ́ state ọlọ́njọ́dá Nigeria wáyé ọlọ́njọ́dá ìgbẹ́lẹ̀ kan wọ́n sásọ stage yìí àdàbí ti ṣàlàyé fún àdáadáa kò kílé kọ́kọ́ dárú wọ́n yá tí ọ bá tún jẹ́ pẹ́kọ́ mùtúlẹ̀rẹ̀ tó lè wá tún bí mí dáadáa kí n tó sàlàyé rẹ̀ àti àwọn àhàdíìsì mi tí tún bẹ lórí rẹ̀ so ọ̀pàdẹ́dà sàánú àwà o mọ́sálásí láti ń pàdé méjì àpàràpàdé náà o mọ́sálásí láti ń pàdé jẹ́ tó pàràpàdé alìjẹ̀ náà o wọ́n rẹ̀ kàsì rẹ̀ ìwọ́ làwà ń wá kí ń gbogbo ọgbà méjì àbọ́wó èso méjì àṣẹ́sìn láyé ń bí méjì àṣẹ́ gbangba àlìkíyàmà wọ́n rẹ̀ kàsì rẹ̀ bùhálásì láyé àtàwà àtàwọn ìyàwó wa àtàwọn ma wa àtàwọn bàbá àtìyà wa àtàwọn àfà wa dákùn ojú rẹ̀ rẹ̀ oní ojú àrí o mọ́ sí ìbínú rẹ̀ mọ́ fi bá wa lò ìyọ́nà rẹ̀ fi bá wa lò gbogbo tí à ń rò sọ́dọ̀ ọba dẹ́dà pé ah, á ọba ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سليلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام تحزبت أزواج رسول الله صلى الله عليه وسلم حوله وتكالبنا حوله واجتمعنا حوله يسألنه زيادة في النفقة بل يسألنه التوسع في متاع الدنيا ثم ربنا سبحانه وتسامى أمر رسوله أن يخيرهن بين الله ورسوله والدار الآخرة وبين الدنيا وزينتها فاخترنا جميعهن رضي الله تعالى عنهن وأرضاهن الله ورسوله والدار الآخرة فكان جزاؤهن أن حصر الله نبيا عليهن وهن يومئذ تسع نسوة فقال الله سبحانه وتعالى لا يحل لك النساء من بعد الآية أمة الإسلام ففي هذا إثبات على أن هذه الشريعة البراء أعطت للرجل حق الطلاق نعم كذلك أعطت المرأة حق الخلع فالمرأة لها أن تخلى من زوجها لأمر ديني أو لأمر خلقي أو لأمر خلقي فقد كان الله سبحانه وتعالى بعد ذلك الكتاب العزيز بقوله ولا جناح عليهما فيما, في فيما افترت به وكان الله سبحانه وتعالى يحب البقاء بين الرجال بين الرجل ونسائه لذلك خفف الموضوع لكن رأينا من قصة امرأة ثابت ابن قيس ما يخبرنا وما يعلمنا بأن للمرأة حق الخلق جاء من حديث الذي أخذه البخاري وطلب صحيح وغيره من حديث ابن عباس رضي الله تعالى أنه أرضاهما في قصة جميلة امرأة ثابت بن قيس وثابت رجل بدري شيد رسول صلى الله عليه وسلم بالجنة أتت النبي صلى الله عليه وسلم أي زوجة ثابت شاكية بعلها إلى رسول الله صلى الله عليه وسلم ماذا تشكو تشكو دمامة زوجها على أنها قصير وكان شديد السواد فقالت يا رسول الله إني لا أعتب ثابتا في خلق ولا دين ولكن أكره الكفر في الإسلام واستحثت رسول الله عليه بالبقاء مع زوجها لكنها امتنعت فقال لها رسول الله صلى الله عليه وسلم أتردين علي حديقة قالت نعم وفي رواية وزيادة فقال الله رسول الله صلى الله عليه وسلم لثابت يا ثابت اطلب الحديقة وطلقها تطليقة بارك الله لي ولكم في وسنة والسنة ونفر الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والألان قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام كان للخلع أسباب متنوعة فقد جاز للمرأة أن تخلع وتبتدئ نفسها بشيء من بعلها إذا كرهت دينه كأن كان يفتر أيام رمضان أو كان يتكاسل في إقامة الصلاة يصلي أحيانا ويترك الصلاة حين آخر أو كان يزني أو كان كثير الكذب أو, أو, أو, أو كان يشرب الخمور فإذا امتنع عن ارتكاب هذه المحرمات لزوجته أن تخلع منه وكذلك إذا كرأت المرأة خلقه زوجها لها أن تخلع منه كذلك كأن كرهت قصره أو لونه أو غير ذلك وكذلك للمرأة أن تخلى كذلك من زوجها إذا كرهت كبره أو كرهت ضعفه كأن كان زوج المرأة ضعيفا في العملية الجنسية وغير ذلك من الأشياء التي بينها آل العلم وكانت مبررة للمرأة أن تخلع من زوجها أمة الإسلام والخلو له أهكام وكل ما تعلق به نعرج عليه بإذن الله تعالى في الخطبة القادمة إن كان في الأمر بقية نسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى